لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عليكم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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى علمه ومبلغ رضاه اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع سيد خلق الله وعلى الأنبياء والمرسلين وعليهم وصحبه آل الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله أستجيب الله سبحان الله أستجيب الله سبحان الله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله والحمد لله لا إله إلا الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ما شاء الله الله أكبر ما شاء الله تكبر الله الله أكبر الله أكبر ìkí ọlọ́run ìgbà tó ṣe pé òun làá kọ́kọ́ kí táwọn àfáà mi ti kọ́ mi ìyẹn fi ṣe sí rá níwájú ọlọ́run pé ìyẹn kọ́kọ́ jí ó kí ọlọ́run bí ó bá sùn kó kí ọlọ́run tó bá tòrú kó kí ọlọ́run ọ̀pẹ̀jọ́ òrùra ti wà yìí kí ẹ mọ́ sùn torí ọlọ́run ó bá bẹ́ jí kó ìjòkóta jòkó ń bí torí ọlọ́run láti jòkó ọlọ́run bí ọjẹ́ bẹ́ẹ̀ ọjá sì ká ní ọ̀dẹ́wà lọ́nà lẹ́yìn gbàtà ti kí ọlọ́run ẹ̀kọ́ kí àmọ́ Muhammad àmọ́ ní pàlàpàlà afẹ́ kí ànẹ́bì ẹjẹ́ àtàgbé kàtọ̀rọ̀ bá bá fẹ́lọ́dọ̀ ọlọ́run láàrin pa kí ọlọ́run afẹ́ kí ànẹ́bì ọlọ́run gbà kíkí tí ẹ̀ kọgbà kíkí wà á lẹ̀ ń bẹ̀ nítorí ọlọ́run orí wa báyìí rẹ̀ ó sì ma wá kó tó ma wá orí pàǹgbìyànjú ni bó ti ní àṣírí kọ́lá ṣe yìí kò rí bẹ́ẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ àwọn tó pàwá ti ká ìlà ṣe yìí bẹ́ẹ̀ látorí àwọn tó bí wa tọ́tọ́ wa tí wọ́n ti ṣiṣẹ́ lọ sí ni mọ́dáwà lẹ́bí lórí ọlọ́run Àwọn àbìtórí àwọn náà sáà ń bá ti lágbára máa fi kọ́lọ̀ sáti ẹ̀gbá ọlá báwọn kò sì ṣe rárá wọn ò fẹ́ gbọ́ orúkọ rẹ wọn ò nífẹ̀ẹ́ rẹ òṣìṣẹ́ yìn rẹ àwọn tó ní a máa ṣe báyìí náà kọ́dà bí òjò ti ẹ̀yí ìwọ́n náà ló ní a máa gbìyànjú òfìfẹ́ rẹ sí wa lọ́kàn lọ́dà bá ti ṣe inú wọn ò ní dùn kọlọ mọ́kọ̀ lè wà lọ́wọ́ mọ́dálùwà ń gbáyà orítọ́ ọba kọ̀ọ̀kọ̀ tẹ̀lé tí ó gbà aláàrẹ lọ́sùn àti lóru lọ́lọ́run ló mọ̀ ẹ̀hùn ọlọ́mọ tóbi tó wọ́n àmì orí rẹ̀ dáadáa abẹ́ lẹ́ni tẹ́gbì fún bọ́lọ́wọ̀n mọ́gbà ọlọ́mọ sàgbà lọ́wọ́ wa àwọn ní bùkátà tó ilé wa lọ́kùn àti ìdí òbí àti ìdí òbí ìgbẹ̀ náà lágbà ń fẹ́ ìdíwó bí ò ní bí yádá ìrọ́dọ̀ ọlọ́run ìgbẹ̀ náà láwá fẹ́ abẹ́kọ́lé mẹ́ẹ̀dọ́gbọ̀pọ̀ abẹ́lùmọ́tò mẹ́ẹ̀dọ́gbọ̀pọ̀ àdìbẹ́ẹ́sẹ̀ ẹ̀dẹ́nìgbò òṣèrí já tó kú ọmọ bá ti máa bá yínú wọ́ọ́lọ́run ìtọ́bà ti fún àtàyé ìfìdarí tọ̀rọ ọ̀dà tètè fún wa mọ́gbé látorí àfáà mi Sheikh Quran Al-Alori ọlọ́mọ́sàbà tó yẹn nú ọlọ́run sí tẹ́ẹ̀fẹ́ fún yín dáadáa èyí tẹ́ẹ̀fẹ́ wọ́n jù ìṣàdọ́wò fún yín ọmọ àwọn akúgbórí ẹ̀yìn àfáà tẹwà ní kálẹ̀ ní jàǹkà jàǹkà jàǹkà láti ilẹ̀ dókè látòkè dókè kò sí àfá kanlẹ̀ ilẹ̀ gbogbo ẹ̀yìn àfá látòkè dókè ọ̀dọ̀ bàbá mi kan mo ti tún kẹ́kọ̀ọ́ ohun àwọn ilẹ̀ láti ilẹ̀ dókè fún bó lẹ́lẹ̀ tó rí dálọ́mà nílẹ̀ ọlọ́run lọ́mọ gbogbo ẹ̀ ẹlòmí ń bẹ lókè lẹ́gbẹ̀lẹ̀ lọ́wà gbogbo àtẹ́ẹ̀sẹ̀ mọ̀ríábà fún ọlọ́njá kásùn wájú ọlọ́run ìsọ́nú ní gbogbo ẹ̀ ẹlòmí ń bẹ tí ẹnìkan àpariwo ẹ̀ tó sì wọ̀n tí wọ́n lọ́dọ̀ ọlọ́run jẹ́ ní àpariwo lọ gbogbo ẹ̀yìn àfá àwọn tí ọ̀fá ló ní bó afá lọ́la àwọn tí ń fà lórí tí ń fà ń náà àfà náà lásán pé ọlọ́run sàfà gbogbo wa ọ̀rọ̀ lágbọ́lẹ́nà àfà wa yìí ọlọ́mọdé á sì gbé ọlọ́mọdé á sì tó ọlọ́mọdé ó dánù mọ́ lọ́wọ́ àfà wa tọ́kọ́ sí wípé ń táyé kele dáa àti tẹ́tọ́lọ̀ ń bẹ̀ wá àwọ́ta jẹ́ mùsùlùmí àti àwọn àfáà òun dára gbọ́ yìí ọlọ́pọ́ta kọ́ wà máa ṣe àwọn àfẹ́ àgbùká ń dà ní ẹ̀yí àbí kí àfọ́ olóde èyí tọ́lọ̀ ń sọ lẹ́nu mẹ́ni tẹ́pílára rẹ̀ púpọ̀ náà ni wùwà náà fi ń wà tún ẹ wá lè pàdé ẹ̀kẹ́ rí pé ọ̀rẹ́ rú bí wọ́n káì kọ̀ọ̀rẹ́ rú wá bí kọ̀ọ̀rẹ́ rú pé gọ̀sìn tẹ́ màtími náà mọ̀ ẹwà wọn ní jáde lẹ́nu àfámúná àti wá rọrùn tó báyìí ọlọ́mọdé ọdá rú wọn wọ́n jọ ń kàrí náà ọdá rú agbóolé mímọ̀ ní mérí àwọn ọ̀rọ̀ alójòkó yìí ẹ̀dàgbọ́n wá sí afá orí ìlú ẹ̀lẹ́bẹ̀ mọ̀ wọn ni bàbá mi sá ọ̀rá tó tòkó tìbí ni wọ́n fi wọ́n hàn ẹ̀rọ wọ̀ lọ́dọ̀ bàbá tó sùfà wọ́n mọ̀ yìí dáadáa àbá tó bí wọ́n fi àfáàbù àìlà inú jẹ́ àtàwọn ẹ̀gbọ́n rẹ̀ tó yọ́ dá lókè ìpínlẹ̀ àfáàbù àìlà ti bẹ̀rẹ̀ ẹsẹ́ tí ń bá sẹ́bù pé kó tó kan mọ́lá ìbòráyìnwá àtọkùnrin wọn àtọkùnrin wọn àtàwọn tó tó tẹ̀lé ìtorí mo dúgbẹ́ tí ìṣíwọ́ sẹ́lẹ̀ tí bàbá ti wà ìwé ìṣíwọ́ sẹ́ wọ́n sì ti tẹ́ lọ́wọ́ pẹ̀lá ọ̀lẹ́ ọlọ́run mọ́ ti fi ọ́fíìsì nì ọlọ́run ti Ọwọ́ adákùn tó jẹ́ ìjèrè gbogbo àwọn náà. Ọlá ìlàhà ìlàlá. Ọlá ọwọ́ ọgbọ́dọ̀ kí o wúlù rà ní ìjọba tí ó bá gbọ́ tó mú. Ọwọ́ òjì ju ọ̀sẹ́. Alẹ́ òrùjú ọmọ ti rí rí. Ọwọ́ tó lẹ́gbẹ̀ẹ́ ọmọ bọ́dà rẹ̀ láti ọ̀rọ̀. Lílá bí fún bàbá wa, àtàwẹ́lẹ́ ha. Náà, Gbogbo ẹ̀tọ́ bá ní nǹkan gbà lọ́dọ̀ Ọlọ́run kó sọ pé àmín. Àmín. Àmín. Àmín. Ọlọ́mọ ti haramu bọ̀ wálẹ̀ ní gbogbo bí yá. Àmín. Mọ́pọ̀ sí bọ̀ wálẹ̀ ní mọ́ bẹ̀lẹ́dẹ̀ bọ̀ wálẹ̀ ní mọ́fà kárí èèyàn bọ̀ wálẹ̀ ní. Àmín. Sọ́bà ti dé fún wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àmín. Wọ́n jẹ́ ajá ìta tó wá lọ wọn ọ̀rọ̀ wa ní Nàìjíríà tí bàbá Sọ̀bánà kúnlẹ̀ sí ọlọ́mọdà Nàìjíríà rú ẹnìkan sọ fún láìpẹ́ ìpínlẹ̀ ẹ máa rí tí kìláàbù ẹ máa rí tí ogun múnà èéṣì wọ́n fẹ́ tẹ́lẹ̀ ní ìrìn bàjẹ́ báyìí ọmọ tẹ́kù lógún ni àtẹni ọdá alẹ́ àtẹni tọ́ka tani ó ní ìsinmi ọlọ́mọdé ajagun ọlọ́mọdé ọlọ́kàbalẹ̀ ayọ̀ láyọ̀ kìláàrin lọ́sàn láàrin lóru yìí níjọ kí ẹni tó nílé gbélé bá ti ẹ mọ̀ pé àwọn àbúrò ogun atẹ́kùn ogun lẹ́wọ̀n ohun ọlọ́run dákun mọ́dá ọdún nàìjíríà ọlọ́run tàbí tàbí fà nàbì bàbá bá ti fà nàbì ní gbogbo ọjọ́ pé pé ọlátó alánàbì

lọ́lá ìrẹ́bí. Àṣọ́láàbò aláàbò, àṣọ́láàbò aláàbò, àṣọ́láàbò aláàbò, àṣọ́láàbò aláàbò, àṣọ́láàbò aláàbò. صلاة على النبي وسلام على النبي صلاة على النبي سلام على النبي صلاة على النبي سلام على النبي على النبي سلام على النبي صلاة على النبي سلام على النبي صلاة على النبي سلام على النبي الصلاة على النبي والسلام على النبي اللهم صل وسلم على حبيبك المصطفى الكريم صلاة كاملة وسلاما كاما عليه وعلى آله عدد ما خلقت ورزقت وأملكت وأحييت إلى يوم تبعث من أقلك وسلم تسليما كثيرا كثيرا إيه، وحيي رجاء الحي في كل لحظة وفي كل الأحوال وفي كل ساعة أهيج لها بكل لحظة وفي كل أحوال وفي كل ساعة Gbogbo ẹ̀yọ̀ jíjẹ ọlọ́run Ìjára àlàáyì, àwọn àlàáyì, ní gbogbo ìtẹ́jú ní máa kí yí, mo kí àwọn àlàáyì, ìjára àlàáyì, bàbá tó dáwà jẹ́ ń bẹ láyé tó ti dédé wọn, bàbá tó sí àwọn tó ti lọ àwọn ẹni ọlọ́run wọn kìí kú, wọ́n a máa kù ní wọn èkú, a kí àwọn náà, torí kí iṣẹ́ wọn tí wọ́n ṣe òkú ní kò lè láhàbátì ní gbogbo ìsúnjẹ́jú kọ̀ọ̀kan wà fẹ́ kúrò lè àhàwà rẹ̀ wà fẹ́ bẹ̀rẹ̀ dáadé wà fẹ́ kúrò lè àhàwà lè ń rí tẹ̀lé wọ́n sì وفي كل ساعة وهي رجال لهي في كل لحظة Bára kí àwọn tí jíṣẹ́ lọ́wọ́ tí ò tí lọ, akíwà Adam, wọ́n ti lọ sí nílé, orí ọ̀dọ̀ ọlọ́run nílé, akíwà tàbálẹ̀ àdàdí, wọ́n ti mí nílé, akíwà lámúnígun, bàbá òkè ààrẹ níbàdàn bàbá rọ́rẹ̀ níwò bàbá wa nítẹ́yìn lẹ́kọ̀ọ́ nítàkí gbogbo àwọn bàbá bàbá àti wọn nítorí iṣẹ́ wọ́n ti dàpọ̀ mọ́ alábájíjẹ kó yìí tí ń túnmà gbogbo afẹ́ ìrìnkọ̀ kan wá lákí ni àti gbogbo àwọn tí jìṣẹ́ lọ́wọ́ pẹ́pẹ́sẹ́ wọ́n tún mí àwọn náà tún mí tàbárẹ̀ ìfẹ́ rijal al ó túnmà àwọn tí ò sí fojú rí wọn bẹ̀ ó sì túnmà àwọn tí iṣẹ́ wọn mí lọ́wọ́ wọn ti lọ àti ìwò náà nítorí pé mo ní bọ́yàtẹ̀ sí díẹ̀ nílò àti jọsọ́ pẹ̀lú àbáàbọ̀ ẹ̀ àmọ́ gbogbo tí wọ́n kà fáà bí jòkó mọ́ á ká èmi tó lọ bá àwọn tó ní ìta ájù díwà pé ń bọ̀ nípa yí kan ló ìṣẹ́jú mélòó ni wọ́n yọ̀ pé ákẹ́kọ̀ọ́ láti rí nǹkan kọ́ àbá rí nǹkan kọ́ ọlọ́mọ́sàbàwà àlékún mímọ̀ náà ọlọ́lá ilẹ̀ àìlọ́ àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ọkàrí ayé ọwọ́ náà ó tún jáde sádúgbò ó jáde sígboro ó jáde ọ́dà wọn tó wọ́n ẹnu kan lílà àti lé kékeré bẹ́rẹ̀ àwọn ọ̀rọ̀ tó ń dùn wọn lọ́kàn ni wọ́n sọ ní jẹ́ bà lóde ọkàn wọn alákòóso gẹ́gẹ́ tí mo fẹ́ sọ fún gbogbo ń tí jẹ́ àwátá àjòkó tí àgbàlagbà bá sọ̀rọ̀ tó bá bá onímọ̀ràn rẹ̀ tó pèèyàn bí wá gbọ́ ọ fẹ́ bí ọ̀rọ̀ kúrò nínú rẹ̀ ọ fẹ́ gbé sí ààrẹ lòmí pé bóyá yóò ní solúsàn ọ̀rọ̀ wa lágbólé ńlá èyí náà mọ́ jù wà lọ kọ̀wá lẹ́nu tí ọmọ ọdún nke àá ní tí ń tún àwọn èyí ní tún ń do gbogbo àwọn tí ń bẹ lọ́wọ́ ní tún ń do gbogbo àwọn tí ń bẹ àti bẹ̀rẹ̀ lọ́kẹ̀ àwọn àmọ́ sí ìkẹ́kẹ́ tí ń bẹ́ẹ̀ ju ẹni tẹ́ ẹ̀dá kọ̀ lọ pé ní ṣẹ̀rìtánà lọ́kùnrin àdúwò Ẹ̀tẹ́fẹ́sọ́wọ́ adúwọ́, ó sì bá bàbá ńlá lọ́wọ́ olókọ bàbá wa kékeré kó bá tọ̀ta, ànábì Adama. Bí ìbá tọ́lọ́ lọ́gbà alẹ́, ìbá bá Adama jẹ́ òjò òjò. Ó sì lérí kó òun ó sì kìrì, òun ó bàṣẹ́. Ìlérí ọ̀hún náà ní ń kájú wáyé. Gbogbo ẹni bá gbọ́tọ́ bá bú ẹ̀rin ọkọ̀ ọkùnrin rẹ̀ rìn. Ṣé gbogbo ẹgbẹ́ Adamu nìyàn rẹ̀ rìn? Ń bo ni òṣìṣẹ́ náà dé bàbá nìyàn táwọn wà fásitì nìsí nígbò ní bàbá aláfẹ́lógún òtún lọ́hùn bí nígbà wọn pàkòtà ẹ̀mọ́ tó fẹ́lọ àwọn àkótó dìkọ́lọ̀ wọn á tó sí gbogbo ìbájú pé ọlọ́run tó ti jọ́nà rẹ̀ sí náà ẹ̀sùn tàbí dáadáa ẹni tí ó tàbí ṣètàbí mú òun náà pé ọzọ̀ ìgbà wọ́n bú ẹ̀rin látò sí kiri

ó ní ọ̀wá tẹ́lẹ̀ kan nínú mọ̀rìkàtí tẹ́ bá pàdé náà ikọ́ pọ̀lọ̀ ni wọ́n àti bíbí. Ní tí kálùkú ọmọ orí náà ni pé mo fẹ́ kọ́dá ni. Mo fẹ́ kọ́dá ni. Mo fẹ́ kọ́dá náà ni. Òhàyírí dáadáa àyè sí kò lè. Wà ní ẹ̀kọ́ lè àwárẹ̀ bí gòrè dáadé. Káti máa sọ wọn wọ̀nyí tó sà, àmọ́ ká máa ṣe títí máa wọn, ká máa ṣe ṣìyára wọn, láti máa ṣe kí ni àdíyà wọn. Tọ́rọ wọn wọ́n tó láti àdíyà fún tọ̀kan alára fíkan. Táàmà yẹn tó níwájú ọlọ́run, tẹ́ ọ̀tẹ́ ìmọ́ fún àwọn lọ pé gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ọ̀fẹ́ ní tí ọ̀pọ̀ lára síkà àwọn tó ẹ̀ká máa sí àwọn nù láàrin ìgbẹ̀kan sí àmà tí ìgbì ní gbogbo tí máa jẹ́ sọ́tọ̀ sí àádà ọ̀rọ̀ tá nẹ́bì sọ fún àmọ́rùn ya ya àmọ́rùn wọ́n bàbá Ammar ibn Yasir àgbàlagbà ní mọ́sí Islam ọlù àlùsẹ́lẹ́sẹ́ àwọn àti Ammar náà sàmàrí wọ́n gbé sí agbọ́nrin wọ́n fi àdọ́gbà rẹ̀ wọ́n so gbogbo wọn kọ́ ni àrábí wa dọ́dọ̀ wọn pé jannah sọ́bùrá yẹ alàyà fa inna jannah ẹ̀yà ara arìnrìnàṣìrì ẹ̀yà ara bàbá àti ìyá àtọmọ gbogbo orí ẹkù sùúrù alìjẹ́nà ni ipò tọ́lọ̀ wọ́n tó yí tó yọ́ alìjẹ́ àmà nílọ ẹkù tó bí àwá bàbá ti tẹ́lẹ̀ yínà bí ó ti àfáà wà ní mẹ́lẹ́ ń ọlọ́run òtún nítorí kí ni ìṣẹ́ ọlọ́run ọlọ́run tó gbá gbogbo oníwà bátà ní nǹkan sí ẹ̀ẹ́sì rí nǹkan sí bí kí máa rí báwọn ànábì ọlọ́run ẹ̀yin lẹ́kọ́ wa o ẹ̀yin ẹwọ ànábì mọ́ sábó ti tóbi tó nígbà tó títẹ̀ tán báyìí gbogbo nǹkan náà orígbó ti àrí ìtànú ẹ̀yin lẹ́kọ́ wa sallallahu alaihi wasallam ẹ̀sọ̀kọ́ sọ pé ẹ̀fùtára kátìlẹ́yà إلى إلى واحد وسبعين فرقة وافترقت النصارى إلى اثنين وسبعين فرقة وستفترق هذه الأمة إلى ثلاث وسبعين فرقة nígbà tí Jésù tí Mósè lọ́tán ìjọ rẹ̀ pín sí 71 nígbà tí Jésù lọ́tán ìjọ rẹ̀ pín sí 72 èmi náà tẹ́wọ́ ìdí ń bá lọ́tán ìjọ mi ó lọ 73 73 jọ́nà ẹ̀mọ́ ìdúrí ìdájọ́ tó kó 73 àfánú ọlọ́run bí ìyẹn fi lè láti jẹ́ náwọ̀ tí ìdíje tánì bá na ọgán ẹni fẹ̀ láti bá na ọgán yóò fẹ̀ rí ẹgbẹ́ yóò mọ̀ fún ara rẹ̀ bá iṣẹ́ rẹ̀ jẹ́ ọlọ́mọ́bà wá ṣe jẹ́ ọlọ́run ní bá ṣe ń jẹ́ àtọkùnrin àtòbìnrin gbogbo tẹ́ǹdẹ́ àti àtìsẹ́ ti fọ́ ọlọ́run lọ́gbà fún kẹjẹ mẹ́rin. Àwọn tàwà jọ máa ń tẹ́ sọ́ àjíjẹ́ ọlọ́run ní dáwà náà ọlọ́run pàmọ́ sí. Alhamdulillah Rabbil Alamin. Ar-Rahman Ar-Rahim. Malik Yawm Al-Din. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليكم ولا الضالين آمين ní ẹ̀yàmá lè fi lọ́n tó wà bá tó sí náfílà láti gbọ́dọ̀ mọ́sí tàǹgbà rẹ̀ tàǹtì alúwà tàǹtì gbogbo ẹ̀ títẹ̀ tàbí tún sẹ́yìn ọlọ́pàá jù kí mo yóò yẹ̀wọ̀n ọlọ́rẹ̀ pàdé mi tí á ìní bá lọ tí Kọ́lá bí ọ̀dá lè kú lọ. Bí ọ̀dá sáré ẹlẹ̀ tí ń ṣe náà fílà rẹ̀ jẹ́jẹ́. Tí ń gbọkùnrin lẹ̀ tí ń gbobìnrin lẹ̀ tẹ́nì sábá tọ́jọ́ yóò torí rẹ̀ pé tí ó lé àwọn àdìsáni lọ. Ó ń bà mí ń tẹ́jẹ́ ọ̀dá kò burú mọ́ bá kì í lọ. ìbá sànù ọlọ́run gbogbo tẹ́ tí wọ́n ti bọ́lọ̀ wọn níwàjẹ́. Bú ti ká ní ti mọ̀ sí ẹnu. Káà náà palẹ̀ ọlọ́jẹ́ wílẹ̀ ọ̀ ká máa sọ bọ́lọ̀ bàbá wa ṣẹ́gbọ̀sọ̀bán wọ́n wá sọ́tọ̀ mi ní ìjọ ní ìtorí wọ́n máa fẹ̀ wá ní agbé gbó wá sí wọ́n wá sí mọ̀hádára fún wa sí ẹ̀rì fọ́tò ní ń sọ̀rọ̀, tọ́pìkì náà ni mo kọ sínú màjálà alùwáhádà ọkàn ti dídí ara wọn ni kí ni alùwáhádà ìjásùn ṣùgbọ́n lẹ́ẹ̀kan mo fẹ́ sọ pẹ́ta tí mọ́gbàgbé àfáwà àwọn ọmọ tí wọ́n sí mùsábákà lẹ́ẹ̀kan mélòó ni wọ́n tí wọ́n tẹ́ pẹ̀ síta mẹ́ta nígbàtà mẹ́lẹ̀ kí wọ́n máa wú àwọn náà lè rí mo rò àwọn ọmọ náà á kọ́ra fún ní 500 naira ìgbàtà náà wà ní kí wà láàrin sí lọ́dọ̀ àwọn àfágbà wọ́n a máa hádà wà láàrin mọ̀gbẹ́ ilẹ̀ bàbá wá ti ń jọ àfọ́ ògbé wà láàrọ̀ lálàrùbá ọmọ wà kí ní wọ́n tó jẹ́ àtàwó pọ̀ bàbá tó pé ní ọjọ́ ilé látùbẹ̀rẹ̀ kéwú látùbẹ̀rẹ̀ sí ké ọ̀kéwú náà sì ti wá yá bí jọ náà ní èyí wá gbà sí nígbẹ̀dẹ̀ tí bàbá ó gún mi afánláwá tí ó gún mi wọ́n máa wá pọ̀ sí ní kúlíkúlí àti kàngún àtàkàrà àti mọ́sá kí mọ́kílé wọn ń wúlé iṣẹ́ tí bá tún parí tí ó yìí máa tó yá ó tún kò mí ní kúlíkúlí àti kàngú àti owó kéékèèké tí wọ́n mọ̀ àjọ́ kí ní wọ́n wúyàn ní lérí pẹ̀lú ọgbọ́rọ̀ yìí tán jẹ́ ṣe ọkàwà náà náà ti àwọn láti ń kọ lóòrù àwọn òfin 20,000 ránṣẹ́ sí bàbá ẹ̀kọ̀yẹ́ káàkiri ẹ̀rù ìwà ìdòrí pé kó tó ara ń tààrẹ sámọ́ ti káàkiri tó bó ti yẹ kọlọmọ́tàbà àwọn ilé kí ó nà dání àárín ìpínlẹ̀ ní ìrìnàjò lọ́hùn pẹ̀lú ògbò ọlọ́hun àwọn ọmọ kéwẹ́ dákun ká máa orí àpá wa ká máa fún wọn ká máa نرثه نبكي الوعدا الوعدا لله نرثه نبكي الوعدا الوعدا للسعد الوعدا للأمن الوعدا للعلم نبغي نرجو الوعدا الوعدا لله نبغي نرجو الوعدا ìṣọ̀kan lọ́wọ́ wa káàsì tó ìṣọ̀kan náà láti inú ilé wa ẹ̀yin bàbá wa fúnra rẹ̀ lò ní ìyàwó méjì tó ìyàwó mẹ́ta tó mẹ́rin tó ìwọ náà lọ fọ́ ara rẹ̀ ta fámìlì ẹrù tó tó páyà ó lókèlá ọgbàgbé ìyálé ìlú òtí ń kí ìyálé ọgbàgbé ìyàwó lọ bá dá ma ọmọ sọwọ́dọ̀ta ara wọn ọ̀sọ̀rọ̀ fún ìyàwó fún ìyàwó fún الودى لله نبكينا رجوع الودى Ìjọka ló ṣeéṣe ní sókísókí ìgbọ̀dọ̀ tó ṣe àròyé rẹ̀ pẹ̀lẹ̀ máa lẹ́jọ́ àfáà mi, kẹ mọ́sàlá ìdáhùn tọ́pìkì ní ọ̀yẹ̀ pẹ̀lú pé mo ti kéwú náà lọ́lé. Ṣùgbọ́n àfáà ní àlọ́wárádà yìí, wọ́n á pẹ̀ sí méjì, wọ́n á hádà àtọ́lọ́run ṣe láwí ni tó déṣe wáhádà tọ́lọ ọ̀tọ̀ ṣàǹtẹ̀ni wàhádà ní ẹ̀yà ẹlẹ́ẹ̀kejì wáhádà tààrin ara wa sọ́lọ̀ ń pè ní àdíkò pè torí ta bá ràjá ilẹ̀ sàárè ọba ti kọ́ mẹ́gbé wọ́n ti fún láyà sílò ẹmù tàútù bí láyà rẹ̀ عارفه قل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الظل فكبره تكبيرا وقل الحمد لله الذي لم يتخذ ولدا kò nígbà kejì wọn lámúyẹ́ fún láhùn jẹ́rì ikọ̀ òbèrè mọ́rí kò nígbà kẹta wọn lámúyẹ́ fún láhùn wà lè yẹ òmìnà Wàdàníyàtúláì tààlá ìjọ́kan tó sọ ọba ọba tó láàrẹ ga, mọ̀tẹ̀sílá صفة أزلية أبدية باقية معه ìjẹ́kàtò sọ ọlọ́run ìròyìn kan ní sí ò sí bẹ́nìkan sí fẹ́nìkan ò lè bá pín irú ìjọkan ń kọ́ là ń wí nítorí pé ìròyìn tí ń bẹ pẹ̀lú ọlọ́run ní kọ̀tẹ̀tẹ̀ máa gbọ́rọ̀ kọ̀tẹ̀tẹ̀ máa ríran àwọn قديمة بذاته تعالى مثل بقلوة تفل وهدانية الله كثيبة Ọlọ́run wá fi wáádà nílé àbáwà náà wáádà fún wa láàrin ara wa. Tí a ń sọ lódodo ni àbá ń parọ́, ta bá wo فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس ما جاءتهم البينات بغيا بينهم فاحكم بين الناس بالحق يحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم وعد الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه

ورزقه بتعالي النبي بقى النبي له النبي والله ويمسك الله ما يلقي الشيطان ثم يهزم آياته والله بإن الله رأسه بورو وكثير قولي ده أقول إلي ريزوني فيأتون كي Nígbàtọ́lọ́ndà gẹ́gẹ́ jẹ́ òjì tún fún alẹ́ kan, nígbàtọ́lọ́ndà náà bí aláwọ̀, ó mọ́ta wà ní dẹ̀dẹ̀ nígbàtàwà ọgbùgbé fún mọ́tàwà ìdàta ni nígbàtàwà ọmọ rẹ̀ pé fún mọ́tàwà ìdàta ni wọ́n jọ náà min àwọ́lẹ̀ tààrí ìgbàdì ní àyàtì ìfẹ́ṣàríyà aláhàbù ìfàṣífà tí ìtẹ̀mí bẹ̀rẹ̀ fún mọ́tàwà ni wọ́n jọ náà àmọ́ ń ìbáàbù tí ó ti dé náà lọ́rọ̀ àpẹyàwó ìrìnà ti mọ̀. ọ̀rọ̀ hábílà ti kábílà ìgbìjẹ́ kẹláàbù ti bẹ̀rẹ̀ láàrin àwọn ọmọ àdínábí adam kẹláàbù tó kọ́ọ̀tẹ̀ láàrin adam sí àwọn awùn pé jẹ́ ìní jẹ́ ọlọ́rin náà sí àníwújá jẹ́ ìtí kẹláàbù ti bẹ̀rẹ̀ láàrin àwọn àmọ́ ilé rí ń yọrí Ìwọ̀ tún ayá ọjọ́ ní Kábílà àti Hábílà. Hábílà ọmọ ní bàbá mi. Lọ́bá takúkú sí bàbá àwọn olóòwò ní ẹni tí wọ́n bí mọ̀ olóòwò. Tándáwà láàrẹ kìtàrí náà. Ìwọ̀n lọ bẹ́ẹ̀ ní dàgbà sí okú ọ̀nà àfẹ́yàwó nínú títólé nínú títólé ló ti bẹ̀rẹ̀. Ọwá kò bẹ̀ wá bọ́ sí àdíìrì. Tó di yí pé ní Kábílà pa Hábílà pẹ̀lú kọ́lẹ̀ ló kò lè rí ló fi jẹ́ pé àkọ́kọ́ àkọ́kọ́ òòsà tí wọ́n kọ́kọ́ sí láyé gbàgbóní ni ábílà ní káàbí sọ fún káàbílà wípé ẹni tó mọ̀ sínúsìn òun ni ìmọ́lẹ̀ tó gbé àpò káàbílà lọ tó fi ọkà tí ò yóò rí àwọn pé ìmọ́lẹ̀ òní ọmọ ẹ̀sìn ní sàkúbẹ̀rẹ̀. ẹ̀yìn náà lọ́wọ́ pẹ́ ń gbà tí ó di pé wọ́n rí rábílà lójú rán tí rìn káàkiri rí tẹ̀tàrí tó wá kọ́ ipé òkúta tó fi fọ́ káàbílà lè ṣe òkúta ní ọmọ lọ pé ríkan èṣù lọ́tẹ̀lé sàgbó nínú tan òòsà tó pẹ́ títí ló kan èrè mímọ́ lẹ́yà nẹ́bìnúhà yàúgúúza wọ́n yàúkà wọ́n nà tẹ̀rà nígbàtí àwọn olówó ńláńlá àwọn ìlànlá àti wọ́n papòlẹ̀ ní wọ́n wá ma ìrí wọn báwọn òtà náà ti ní sọ́tẹ̀lera wọn tàrí ń dálẹ̀ tọ́tọ̀ yẹ́rẹ lọ́mọ ṣe ìtọ́nà àmàlẹ̀ ìtàrí ní dálẹ̀ àmọ́sọ́sẹ̀ yẹn ọlọ́run pọ̀sẹ̀ tá a bá wọnú ìtàn àti inú nature a rí wípé a lè ìtàṣepọ̀ láwù ọlọ́run ti polo àti pọ̀wọ́ àtàṣì mú bí hápùlẹ̀ ìjẹ̀míra a máa rí iṣẹ́ tó fi dáwà irinṣẹ́ náà yàtọ̀ ó dáwà láti fi yẹ̀pẹ̀ àti iná àti omi àti atẹ́gùn àwọn almawadu asasiya tó fi dáwà náà gẹ́gẹ́ bí bàbá wa ti máa kọ́ wa ní falisafa àti mọ́ǹtì èyí tí wọ́n gbàgbé ní ìwúmọ̀ bá nígbà tó wáyé pé ẹ̀ká kan tó tó dúró bàbá mi ìdúró yìí atẹ́gùn bẹ lára rẹ̀ iná ń bẹ lára rẹ̀ omi ń bẹ lára rẹ̀ yẹ̀pẹ̀ ń bẹ lára rẹ̀ òun náà máa ti ra rẹ̀ lọ́jọ́ kọ̀ọ̀kan fún rẹ̀ òun gan fún rẹ̀

yóò máa dàmú bí kọ́mbọ̀dù ẹ̀. Òun fún ẹni o, nígbà tí èèyàn ń takò rẹ̀ fún rẹ̀, fóò ní òsì ní takò ẹnìkejì ẹ̀. Ní nẹ́jọ́, ládàmà ká mọ́ sí ìfàáyà, kádà sínú àdámà. Àdámà wa kọ́ rárá wá ń takò rárá. Nàfà fi wá gbé وهو لا يرضى بحال واحد قتل الإنسان ما صغره وهو لا يرضى بحال واحد قتل الإنسان ما صغره máa ń bá rẹ̀ ìjà fún rẹ̀ lórí kílò wọn jẹ kílò wọn mú asọ̀rọ̀ lò wọ́n wọ́ fún wọn lọ ní àdúgbò má lọ òde tó ti lọ tó tún mẹ́wọ̀ tó ti padà lọ́nà kí ló dé tọ́ padà ọlọ́kàn wọn lọ́mọ́ irú ẹni tó tako rẹ̀ ń kò ní òsì ní tako ní a ní problem fún ara ọlọ́run lọ dálẹ̀ fún ara ọlọ́run lọ dá wàhálà alẹ́ tó bì tó dálẹ̀ ẹgbọ́ bá àbá tẹ imọ́ni láti imọ́ni ò bá àbá ní tẹ imọ́ni àyàmà bábẹ̀ lọ ó sì kẹ́kà sí ní máa ní ọ́n dá wàhálà alẹ́ ó tún wá dáálẹ̀ ó tún dáálẹ̀. kí ló fi dáálẹ̀ ó dáwà bó ti dáwà kí tọ̀ bí ayátọ̀ sí ara wọn ayátọ̀ خلق السماوات والأرض واختلاف ألوانكم وألسنتكم وألوانكم إن في ذلك لآيات لقوم يتفكرون ولله ملك السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لقوم يتفكرون àwọn ọmọ ìyàtọ̀ ẹnìkan ó dúdú rírí ẹnìkan ó sì kópa fẹ́ ìyá kan náà ló ti fi wọn wàhálà jẹ́ àrí òdí bàbá ọmọ apíta ló bí ilé yìí fún ilé ìta ló bí fún ilé yìí ọ̀jọ́ wá ní wa ìyá wọn ti yàlè aláàdúrẹ̀ wọ́n bí ìbejì tó kan tún ọ̀kan sì funfun tó pupa sáńdà ọlọ́run lọ́dàálẹ̀ lọ́dàálẹ̀ ọ̀kan sì kúrú lágbájí ọ̀kan sì kún ẹ̀ẹ́sì rí ni wọ́n jọra wọ́n ẹ̀mà sí wọ́n mú ìyá wọn ti fún ara ọlọ́run ní mo ní ẹyẹ wo ní mo ní ẹ̀tọ́ wo ní bí bá jí rẹ̀ máa wò. Wà pì láàbì alìsínà ti kó wà níwà nìkan. Láwàá tí mọ́ ọkọ̀ ẹnu rẹ̀ ọ̀dà, ọkọ̀ máa tú lòlò. Lẹ́wàá sọ fẹ́lẹ̀ ọgbà àrọ́bí ti gbé gbé wá. Ọlọ́run máa wá ẹnìkan lágídí ẹnìkan ní sùúrù ẹnìkan lóbòrú ẹnìkan máa jáde ẹnìkan máa fẹ́wọ́ ẹnìkan gbogbo ẹ wá ti pọnú ara wọn ọwá tó ayẹ̀ tẹ̀tàrí fi tẹ́ ìpé wọn mójútó ọdáálẹ̀ tán kó tún wá ọdáálẹ̀ kó tún wá dáálẹ̀ tàbí tán eré ẹ̀fún bàjẹ́ lọ ìjọwà pé àbá ìtòkí àwúsùmìlá yóò ní èmi ló ń bú mọ́ Táàkì táàrí lọ́dọ̀ ọlọ́run, táàrà jẹ́ lọ́dọ̀ ọlọ́run, táàrà lọ́sí lọ́dọ̀ ọlọ́run, ebí ọbẹ̀ gbogbo wọ́n sẹ́ ní ẹmà lọ ṣe ẹ̀mbọ̀ àbá mi. Ó sì kó ní sẹ́fún, ó ní kọ́lọ̀ ọkùn orin sẹ́fún, ó sì kó ní sẹ́fún. Wọ́n dà ọ́lá, àwọn ọmọ sẹ́nu, àwọn tọ́ ọmọ rẹ̀ ní, wọ́n jù kó sójú kan. Kò sì jí ó Nígbàtí mo bẹ́ ọ̀pẹ́ tọ́lọ̀ sọ pé ibi tú mi ní ààjẹ̀ ní á, gbogbo yí, ẹkù láti jẹ́nà, ẹbọ́ tó lè wáyé máyá ti jẹ́nà kún mi ní ìhùdá. Ó ní wà tí bá dé tálùkùrá ní bá dédú rẹ bá dé, ọmọ ń tàbá Ẹni bá lè ti fún ìtọ́tẹ̀ níwà tó ṣe yí máa nì, tó gbàgbé láì jẹ́ ní kìí rẹ̀, kọlá ọlọ́run ti yọ̀dá ẹ̀yà kọmọ̀ lọ. ọlọ́run jẹ́ fẹ́ rẹ́jọ márùn-ún ògiri rẹ̀ ẹ̀yà kọmọ̀ lọ. ọlọ́run mú súra يا سلام سلم على السويد أجمل إسلام الشيخ آدم الألوي على سلام سلم من جميع الرؤيا أجمل إسلام الشيخ توبنا للنور يا

àtàfáà mi Fẹ́ọ̀sọ̀gáàd àti àfáàrí àti gbogbo ìtẹ́ ìjọkóì ta ní owó ilé rẹ̀ tí ò ní bá ń tí ń tò ń bẹ̀rẹ̀. Ẹlàkùn tó tọ̀wọ́ náwọ́ ilé rẹ̀ méjì mo tò tó yìí, ìjọ tí wọ́n ti náyé àtẹ̀ká àti ìyàwó ní àtọ́mà mi, kò tí ẹ̀ sí tó yẹ ọdẹ́ ní fàájì sí àbí tí ìyá ti kalẹ̀. Àbíkọ́lọ̀ ń bá wa tó ó sì mójú táwà náà sọ́rọ̀ alẹ́ fún ló dá mi ilẹ̀ o. Àwọn tàbí wọn méjì ta ní ìyàwó mẹ́ta mẹ́rin, a ti ń dá ilẹ̀ o. Torí kò lè dọ́gba ààlè máa ti tó fọwọ́ wọ́nú tó gbà wá sí tó gbà díìsì lò tó lo Kùránì fàlábà òkun náà lẹ́yìn wà ما يعطينكم مني هدى فما تبع هدايا فلا خوف عليهم

àmá ń gbà tó fẹ́ tán ọwá fẹ́ àwọn bá dé ọfẹ́ wọ ẹni tó sì ìmọ́ ni níbi tó fi tí ọ̀rọ̀ wà ní ẹ̀wọ̀ Bẹ́ẹ̀jà lọ́fí, ẹjà nù fámílì, bẹ́ẹ̀jà nù fámílì, ẹjà lọ́jà, ẹjà lọ́jà, ẹjà nù mọ́tò. Ẹwà ẹgbẹ́ àìdẹ́lò mi pàdé nínú mọ́tò láti pàdé lẹ́nu mọ́sí tí àríjà ní yóò sì bálú ẹjà jẹ́ pé ẹjẹ́ gbé lẹ́gbẹ̀rọ ọdún ìwọ́n ló ti lé ìyàtọ̀ ìyàtọ̀ wọlé àpò ìjòkó ẹjòkó mama ẹsẹ́fẹ́ ìjòkó ní ẹjòkó kí ló jòkó ti ọtí ọ́n sàbámà pé ọgbà ìyá ìrẹ́lẹ̀ láàrin ìṣẹ́jú mélòó láti mọ́sẹ̀ sí parígàrí ẹ́sì fẹ́lómí ìgbé ẹ́fẹ́ èèyàn lélé ìláyé tí ò ní rótó ọ̀sọ́gbọ́n tààdà ọ̀sọ́gbọ́n tààdà látara bẹ́ẹ̀ أو شاء ربك لجعل الناس أمة واحدة Àwọn àyà àìsẹ́ àbíkọ̀ fẹ́ fi pọ̀ ní. Àwọn àyà kọ́kọ́ fún wa wípé ẹjà mi torí pé níṣọ́ papọ̀. Àtìkò tẹ́ nìkan bá ń gbóná, lẹ́nìkan mọ̀ sí. Àtìkò tẹ́ yẹ tó ìpínlẹ̀ nìkan gbóná lọ́wọ́ ọ̀rọ̀tẹ́ lọ́tàn ikò síta kó ti tẹ́ gbogbo àti panubọ̀ lọ́dọ̀ tèmi kọ̀ sáà tẹ́fẹ̀ fẹ́rẹ́ wà láì kí ló dé ọlọ́run sí rẹ̀ àwọn làwọn àṣìjú alẹ́ Ọ̀rọ̀ Wọ́n láyé ìrànlọ́wọ́ náà mọ́kútà ní tí

Tẹ́rí bẹ́lọ̀ ní Sáàmàrà ní Màràkúta ní káàkì ṣe tàkìtì mú. Wọ́n yẹ pé ó sílẹ̀ fúnlẹ̀ ní pé ǹjẹ́ alẹ́sẹ̀pọ̀ àbá alẹ́sẹ̀pọ̀. Torí tàbá ọba ti gbọ́rọ̀ bọ̀ ní pé táwà ní ìṣẹ́pọ̀ ní Torí owó tẹ́ ìwé ìṣẹ́lọ́lọ́dáwà bẹ́ẹ̀, ọlọ́pùn tó ti ká nìkalẹ̀, ẹlọ́dá alẹ́ ọ̀dá rẹ̀ sáà wá ní ṣe pọ̀ ní. Wà tẹ́kùn mọ́ bí àwùlẹ̀ àìjẹ̀ ní wá ń kọ́ àti gbogbo àwọn àyàwó ìlú kọ́ ọlọ́pùn tó bẹ́ẹ̀ sí ilẹ̀ láàá máa ráfi máa rọ́pùn. Ẹnu arúgbò ìsìnkú náà àti mọ̀sẹ́sẹ́ná nínú àti mọ̀sẹ́sẹ́ná bì yí òun ló fi hàn wáyé pé kọ́lọ̀ Ẹ̀sàmí o, ẹni ọlọ́run bá kára rẹ̀ sínú máa ra ìmọ̀ rọ̀ púpà, òun ni ó tó dúrú. Ẹni ọlọ́run bá kàkọ́ọ̀lẹ̀ rẹ̀ sínú máa ra ìmọ̀ rọ̀ púpà, bóyá pé wù ní ọlọ́run fi ra ìmọ̀ rẹ̀ ni, bóyá àtírí ẹ̀sẹ̀ ni tó sí ọlọ́run púpọ̀, tó ṣe ìbádà, tó ṣe súnfí, bóyá làákà ìrọ́lọ́run ni tó òun kọ́ àbúrò mi tẹ́ bínú yìí òun kọ́ ẹjá ṣe tún kí lé mọ́dà ìyálẹ̀ ti ti ń bínú yìí ẹ̀ ọlọ́n dáa bẹ́ẹ̀ ni kò sí ń tá lé ti fún bínú ti wà nú ẹgbó ẹ̀ ìyàwó tó bá ti gbọ́ yé bá kò ní jà mọ́ ìyálẹ̀ tó bá ti gbọ́ bẹ́ẹ̀ kò ní bínú mọ́

lábẹ́ ilá ọ̀rá ìbọ̀rọ̀kù. Wọ́n lè bá lè kàhà lọ́tọ̀ wọ́n lè bá lè kàhà lọ́tọ̀ wọn, tí tàbá òtàkù sí wọn ní lè láti kàlákà wọn láàmù. Àbí wọ́n lè ìṣẹ́fà torí pé àìlẹ́kìláàfù àti ìtìfáàfù méjèèjì náà lọ̀rọ̀ èwo lọ́lọ́run ní wọ́n lè dá àlákà òun bẹ́ẹ̀ méjèèjì náà lọ́rùn lónìí bíjà bá dé káṣẹ̀ parí ẹ̀ ní ti torí tọ́lọ̀ Àti ká parí ìjà ká sọ̀kan kí ìbẹ̀rẹ̀ lọ́lọ́ fẹ́ ọmọ àti jẹ́nà sáré jẹ́nà. Ìbẹ̀rẹ̀ lọ́lọ́ fẹ́ ọmọ aná sọ́mọ aná, ibi tá ń lọ́nu. Ọlọ́mọ sí alọ́mọ aná, gbogbo ìjà tí bá ń bẹ́ lè yí ẹ̀dàpọ̀ parí ẹ̀. Ìtàbá Ibrahim tó wà sí pàlú wáhàdà. Lèláyé nàbógé àrùjọ àlèwàhàdà. Àlèwàhàdà. Lèláyé nàbógé àrùjọ àlèwàhàdà. Wọ́n bá pé ọlọ́run kó lójà, ó fi sàdẹ́ òfin wa ọlọ́run kó ló ولا تفرقوا واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا الله ni mo ti dá yín tọ̀bí ayín yàtọ̀tọ̀ síra wọn tó ti jẹ́ pé màwáhìbù yí yàtọ̀tọ̀ síra wọn àwọn màwáhìbù mọ̀kútẹ̀lìfà àti tọ̀báyìbù mọ̀kútẹ̀lìfà bó ti ríun náà wọ́n àtẹ́sìmú ìhàbùdìlá ìjẹ̀míyà tẹ́ ìgbọ́lọ̀ tó wá kù wá wọlé padà ọdà wá ṣíta ọwá tó pà wá wọlé ẹsẹ̀ pọ̀ kálùkọ́ pàgbé tí bá dùn ẹ̀dàpọ̀ àtàwọn onílé tí àtàwọn jàmáà mọ́sálásí àti jàmáà sáwíyà ẹ̀ẹ́dẹ̀ wá jẹ̀rí àwọn àwọn àjọ wa ní gẹ́lẹ́ ọ̀ sí àbá àmì kátọ́lẹ̀ tí àfá láti àbíjẹgọ́ àwọn kàlàrí àwọn ní wàhálì àwọn ní wàhálì àwọn ní gálà nínú ìsìlámù kan iná tí ewu sì ń bu àwọn ọ̀gá wa táàrin láì tútù ọ̀pọ̀. Sẹ́mọ̀ pé kọ́ yẹ kọ́ yẹ wá ní pé ìwọ́ pé wípé ẹ̀yà pèrà wa kápa ní ìjà nítorí ọ̀tá ti wá tayín. Ọ̀tá tí wọ́n sọ wá ní ẹ́ mọ̀dígátà ṣe máa dé. Mọ̀dígátà àti ṣe kò dọ̀fóòkà àti jẹran àpánú tọ́ta kámọ̀ yí pé wà àfẹ́sì mú lọ́rọ̀ wá kàn bí hápìlì láì jẹmí à ọlọ́run ti ẹ̀wà sí àwọn ẹlẹ́sìn ní àwọn nípalẹ̀ mọ́jú wa lọ kí nípalẹ̀ máa wà lórí akíkí kí nípalẹ̀ máa ti ẹ̀tọ́ sagídí ń dá sọ fọ́ pé kò nígbà kí nípalẹ̀ máa rẹ̀ fún wà láti àlájọ́tó àlájọ́tí ànípalẹ̀ máa àbá ń bẹ pẹ̀lú òkú ọlọ́run pẹ̀lú àánú ọlọ́run àwọn sagídí lérí àánú ọlọ́run náà Wàtàkùn bí àpìlà ẹgbogbo pé lágbẹ́jẹ́kọ̀, lágbẹ́jẹ́kọ̀ mi, lágbẹ́jẹ́kọ̀ ẹ̀sìn kó, ìbẹ̀ láti lọ gbìláyà fún wa, bẹ̀ láti máa yí máa ń kó wa. Mo kí ó wọ́pọ̀, mo kọ́ mọ́tọ́lá sọ́pọ̀, mo kọ́ lè kí ó ni a sì mọ́ lẹ́yìn, in tó lọ́ tó sòro tó sòro gbà wọ́n tó bá gbà ká tó mọ̀ pé lànà Muhammad wí? àwọn àdíjẹ máa gbọ́ alìmọ́mínú Kọ̀lẹ̀ òdúrúwà sallallahu alayhi wa sallam Alìmọ́mínú, àlìbọn wà máa lúbọn. Mì ní òdòdó gidi, àfikọ́ jẹ́ láàáyé ẹni tí ó máa kó ọ̀kan jọ tí ó dẹ̀gbẹ̀lẹ̀ tí ó dájò rẹ̀. Wọ́n máa lúkù ní ọmọ

وقال أيضا لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تهبوا lẹ́rin nígbà bá fi ṣẹra wa lórí alùwáhádà tẹ̀ ní àṣẹ. Wàlá tó mìnú àtàtà bú. Ẹ̀wà alẹ́fẹ́ iná ni àlẹ́kò ha ha ní sọ̀rọ̀ yìí. Tí mi, tí wọ́n yẹn jẹ́ ni, ẹni alájẹ́pẹ̀lẹ́ ni eré arí ẹ̀jẹ́ ni, ináwó rẹ̀ fún Kọ̀bá adúgbò àtẹ̀mọ́lẹ̀ ayé ilé ìpínlẹ̀ kò fìtì lábí ń pè lé ìrẹ́. Ẹjẹ́ ká pọ́tẹ̀ ọlọ́bọ̀ àmà. Wà bá rẹ̀ tó lọ́wọ́ alẹ́ ìwọ̀sẹ́lẹ́mẹ́. Wọ́n ní bàtà ní máa mọ́ pàkòdà. Ẹdínà bá sí lọ́wọ́ àtòsílẹ̀ àti ṣẹ́yìnà àìlú. Wọ́n wá rí pàdé náà ní ìṣẹ́nu rẹ̀ pé, Sàhàfàbùn. تحافظ تحافظ títí tí àlúrí wà bí bí láìláha ìlúlà tó ti dákẹ́. Kí lè túnmẹ́ ẹ̀fẹ́ràn ara yìí, ẹ̀fẹ́ràn ara yìí, ẹ̀fẹ́ràn ara Ọdọ̀ wọ́n ìgbà ìgbà àlẹ́wà hàdà lè láàrin láàrin tó gbogbo àlẹ́wà hàdà. Lára akásẹ́pọ̀ ló bí ìjòkó ìwá. Bí àfá Ibrahim ìbá lágídí ta ní àfihàn tó dé ní ìpọ̀ lárúbá kàkìtì. Tí wá pẹ̀lú àwọn ìrìnà ìṣọ́ wà, lárúbá rẹ̀ ọ̀dá. Bí ẹ̀bá ti

دون بضيع لوادا Àkọ́kọ́ pẹ́sẹ̀ tá nẹ́bí ó pé أيها النبي صلى الله عليه وسلم وحد بين المهاجرين والأنصار النبي سيأتي قلاني مهاجرين كأنصار ọ̀nàwó lànàbì fi ṣòwọ́pọ̀ ọ̀nàwó lànàbì fi ṣòwọ́pọ̀ bí mọ̀ sọ́rọ̀ Ànábì wọ́n tó sọ wọ́n dà nára wọn. Wọ́n lè mú táàdára. Ànábì ní kí wọ́n máa sọ pẹ̀lú ara wọn. Wọ́n kí ni wọ́n lè mú táàdára. Ànábì bí wọ́n sọ náà ọ̀dọ̀ ara pé wọ́n máa lọ sí ní lágbẹ́já. Ọlọ́ Ànábì fi Mùhájìrí àwọn tó bá wá láti Mọ́ta. Ọwọ́ á ní wọ́n Ibẹ́ ni wọ́n ní ṣe lọ́dí lọ́dí láàá. Àwọn náà tẹ́ra wọ́n jọ́nà èwò làwọ̀ fẹ́ yá bí ara wa tí kí ló dé. Tí àwọn ẹlẹ́tì ní wọ́n fi wá sí ẹ̀ṣẹ́ wọ́n pè wá ní tárọ́ ní, kẹ́ ń pè wá ní Táwọn náà wọ́n múra wa ló wà sí pé àwọn ọ̀sẹ̀ tàlàfẹ́ wà dé tí wọ́n ní kí lélẹ́ ìnáwí, ìnáwí, àwọn ah, ọlọ́rẹ̀ lọ́dá náà wọ́n mọ̀ ìjú bàbá ẹwà rẹ̀ tó wọ́n kó omi ẹ̀ síná ọ̀rọ̀ ọba tọ́lọ́wọ́ gàfà tọ́lọ́wọ́ yà bá fẹ́ bí ìsìyẹ lọ́lọ́m bá rí àfẹ́ ogun ayé yóò ṣe parẹ́ tó jẹ́ pá ìgbà òní kú láyé pé látà alẹ́hìn ní mo tó ìjọ ìlà mọ̀ntàwálà tó wáyé pé a níjọba wà níjọba ní dọ́là ìsinmi á fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ogun mélòó ní ọmọ wá jà wá nígbàtí ọ̀tá ń jà wá lógun òsì tún jà wá lógun àrùn jà wá lógun ebi jà wá lógun àtún jara wá lógun tẹ́rígbórí dáyìí tẹ́rígbórí ilẹ̀ pẹ́ tó ń bọ́ èèyàn mélòó lọ pé gbọ́dọ̀ tó ń bọ́ tó wọ́n kó wọn dáná gbogbo àwọn àdùn àti ẹgbàpọ̀já sọ́dì nígbàtí mo ti sàfá kúrí ọlọ́mọdé mi ní òní mo wá tó problem mẹ́ta lání àkọ́kọ́ problem àdáyé bẹ́ẹ̀nà àtọ̀bí àwọ̀ṣẹ̀ríà problem lẹ́wọ̀n àfá àtọ́fẹ́sẹ̀ wà tọ̀bí àndà aláàlá fèrí àti wà lọ́wọ́ problem kẹmọ̀ àdáyé bẹ́ẹ̀nà ìdí àti wọ́lá àfíà ẹni tó environment pẹ̀lú rẹ̀ mẹ́mẹ́ tí wọ́n sí ṣe lú ẹ̀kọ́ tó dé èyí tó wọ́n agbọ́rẹ́ ní àkídà ọwá fẹ́ ní gbogbo ẹ̀ padà pé ìlà àtílẹ̀ tí mọ́dù ara tí ó rí fẹ́ jẹ́ ọdún mẹ́lòó ọdún méjì àdáyé ẹ̀yìn ẹ̀sẹ̀ ìtọ́ni wọ́n ọ̀dá ń gbàtí èyí wá bẹ̀rẹ̀ dáwà ní ti wá ń búrọ̀ bá kàmáàlì tí ń búrọ̀ àdámù tí ń búrọ̀ bá ní bàbá ní lágbàtí àti lámọ́nẹ́kùn tí wọ́n sì tẹ́jú láti ẹgbẹ́ ní mo lọ lúrọ̀ ẹ̀

وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين قالوا هدى أنبغى